إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا <clears throat> من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ورسول عبده عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ alékún kí a ti gẹ fún annabuwa Muhammad sallallahu alihi wa alihi wasallam ilé tí a ṣe lé ní inṣáàlá oní ni tẹ̀síwájú níbi at-tafsir a adìnbí Allah subhanahu wa ta'ala kó fi ṣe nìkan kawà tí ẹ bá gbàgbé <clears throat> ta ní ọ̀nà wa létí ní ìjókòó tó àwọn mọ̀kọ̀dìmáàt mo ní ẹlẹ́ẹ̀kẹta kẹlómínsọ ẹlẹ́ẹ̀kẹrẹ sọ mọ̀kọ̀dìmá kan kẹlómi sọ ẹlẹ́ẹ̀kejì kẹlómi sọ ẹlẹ́ẹ̀kẹta kẹlómi dẹ̀ sọ ẹlẹ́ẹ̀kẹrin so qabla shuru'i fi surati al-fatiha na'am man alladhi yudhakkiruna na'am على الإخلاص نعم هذا هو او هذه المقدمه الاولى الحث على الاخلاص اريك جنكم سيتو سلوى افيد افيد مو بيت اريك جنا من نعم اجي كاسوما كديان على فوني اي كان فكا كريم بيو كوما عليش القواعد التي المتعلقة بتفسير القرآن منها منها الهب والهب والتقليد والتذكير هل هي ثانية؟ أه؟ أي في ضرب الأمثال وذكر القصص في القرآن نعم <coughs> الثالثة نعم نعم أبا عمر ليش؟ بأصل القرآن أوكي نعم نعم بأصل القرآن فماذا قلنا فيه؟ قد يكون اسم ايش؟ وهو مكروه وقد يكون ف... الجامع نعم المقدمة الرابعة ماذا قلنا فيه نعم أبا فوزان نعم مقدمة الشيخ محمد بن صالح العثيمين فذكر بعض الأمور so inshallah lini abẹ̀rẹ̀ pẹ̀lú tafsir surati al-fatiha gẹ́gẹ́ bá dẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ pọ̀ tó ṣe pé o lè máa àyílé mọ́gbàwà ti máa tẹnubọ̀ inshallah akàndẹ́kọwà mukhtasar adẹ́maka níbi tafsir um, imam ibn kathir rahimahullahu ta'ala but kí tó bẹ̀rẹ̀ sí ni makambe um, imam Shawkani rahimahullahu ta'ala níbi Fathul Qadir wọ́n sọ kí ní kan made mention rẹ̀ wà very important ìkan méjì ma mention látọ̀dọ̀ wọn àkọ́kọ́ kí ní túnmà al-Fatiha al-Fatiha ẹlẹ́ẹ̀kejì wọn ni wípé ìbónú ti sọ Fatiha kalẹ̀ ṣe inú àwọn makiyya ní tọ́ráwọn síwá al-Qur'an ìmọ̀ kó jẹ́ makiyya madaniya makiya àwọn tí wọ́n sọ̀kalẹ̀ nígbàtà nàbí wà ní makka madaniya àwọn èyí tí wọ́n sọ̀kalẹ̀ nígbàtà nàbí wà ní madina ẹlẹ́ẹ̀kẹta tí mi bá mẹ́nu bàbọ̀ mi ní mẹ́nu bá lé ní inṣáàlá oní ẹni sábàbù nùzúl sábàbù annuzul but ayo nígbà wọlé ní inṣáàlá kálíbà wọnú maksud imam shawkani wani ma'ana al-fatiha àkọ́kọ́ ni ma'ana al-fatiha awwalu ma min sha'nihi an yuftataha bihi ma'ana al-fatihati fil asli ìtumọ̀ al-fatiha ní pìlẹ̀ gangan awwalu ma min sha'nihi an yuftataha bihi ó ní tó ṣe pé sha'nu rẹ̀ in ta mama ó ní pé ma fi ń bẹ̀rẹ̀ ni ta ma fi ń ṣe ta ma fi ń bẹ̀rẹ̀ ni wọ́n ni thumma utliqat ala awwal kulli shay'in ìgbà tó wáyá wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo fatiha fún ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan a ni fatihatu kadha wa fatihatu kadha a odùkan bẹ̀rẹ̀ sí ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan wọ́n ni <clears throat> utliqat ala awwal kulli shay'in kal kalam gẹ́gẹ́ bí so yi bayan yabi ila akhiri ma zakaro al-muqaddimatu thaniya huna wani wípé ikhtalafa al-ulama fi nuzul surati fatiha aw fi makan nuzul al-fatiha kila innaha makkiya wa kila innaha madaniya awa kani makkiya ne awa kani madaniya ne alladhi intasara lahu imamu nasir sadi huwa annaha makiyya ó dẹ̀ ní atharul kalori ẹ̀ insha Allah but ẹ mọ́ jẹ́ ká wọnú ẹ̀ ẹ̀ndẹ́ni a ah, ní ti wọnú sabab and nuzul but mo fẹ́ ká tètè bọ̀rún tíra àwọn fàídì pọ̀n bẹ̀rẹ̀ insha Allah wọ́n tafsirun suratul fatiha wa hiya makiyya bismillahi rahmanir rahim alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin so suratul fatiha yìí ká tó tó lọ ó yẹ ká mention díẹ̀ nínú àwọn la suratul fatiha Suratul Fatiha ṣúrọ̀ tó sì pín gbọdọ̀ kalórí ẹ̀wọ̀n ni Qira'atul Fatiha min arkanis sọ̀lá laysa kadhalik Ànábì sallallahu alaihi wasallam pé la salata liman lam yaqra bi Fatihatil kitab eh kò sí ọ̀run fẹ́ni tí ò bá ká kíni Fatihatul kitab so eléyìí tá bá dákọ̀ kankan mímá lẹ́yìn àdífì nínú àwọn láti bẹ fún Fatiha ń kọ́wọ́ yakfi ipi la salata liman lam yaqra bi fatihatil kitab naam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni suratul fatiha yìí ó ní nǹkan tí kanú àwọn sahaba ridwanullahi alaihim tí wọ́n kà níbi kíso tẹ́tí mọ̀ kíso tó gbajúmọ̀ ipò àwọn sahaba lọ bí kan ẹ fastadofuhum falam yudhifuhum wọ́n ní kan gbà wọn lálejò wọn gbà wọn lálejò wọn fún wọn lóúnjẹ wọn ṣe anything فلودغ سيدهم أليس كذلك في الحديث كني سورة وكا سورة الفاتحة النبي وان سبحانه وتعالى النبي النبي وارغي النبي بي وما يدريك أنها ركية وما يدريك أنها ركية bó lẹ́sìn ọ̀pẹ́ orúkíyà ni anábì rẹ̀ lẹ́ni tó ń fọwọ́ sí nǹkan tí wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe anábì ẹni tó ìrẹ́tẹ̀ gbáwọn ẹfẹ́ mìíràn tèmi bá ti rìn oyin báyìí àbí so suratu al-fatiha ni na'am wani kí wá ní túnmọ̀ bismillahir rahmanir rahim ay abtadi'u bi kulli ismin lillahi ta'ala ìtúnmọ̀ bismillah bismillah ba harful jamri abi lọ́dọ̀ yìí náà hù allah kí ni allah lafzul jalala níbi ìrọ́bù nǹkan kí ni ìrọ́bù rẹ̀ mẹ́rin lafzul jalala majrurun bilish bilba wa alamatu jabrihi alkesorotu adhohirotu alakhiri bismi ismu ni abi ok afwan bismi ni abi ismu ni e. ismu mudhaf wallahu lafdhul jalala mudhafun ilayhi bismi an ke bismi aljar wal majrur abi ni bibi ọ̀rọ̀ wà lọ́dọ̀ àwọn àfọ́ onímọ̀ kọ́ídà kan wà nínú náhù ní gẹ́tẹ́ bá ti rí alìjáàrù alìmàjòrò lábúdá an yẹ kúnà mùtàlẹ̀kọ́ ní bí ṣe in alìjáàrù alìmàjòrò jẹ́ for example kan náà kẹtọ́ bọ́ sí bísmì bísmì tí bá ní pé alìmáù filkúbi alìmáù filkini filkúb alìjáàrù walìmàjòrò kí ni alìmáù filikúbù yẹn wọ́n wà ní pé kọbárù ni nítorí pọ́mọ kékeré yọ níbi ìmọ̀ ni nítorí tán bá lè sàlàyé fún olójú ẹsẹ̀ in tó súnmọ́jú ní pé ò ní kí ó mọ́ afá ẹ̀dàkùn ewélẹ̀ tó parẹ́ mẹ́ wọ́n kàwọn pé ẹ eh, normal europe ni ẹni bí àtíkà náà ìbẹ̀rẹ̀ wọ́n ni alimawu mọ̀tádàwò filikúbí kọbárù ẹwà ní pé aljar walmajororo muta'alliqani bi mahdhuf takdiruhu mawjud wa huwa khabarun mubtada yutuma ní pé jar àti majororo e ma ń connect makinika tó bá jẹ́ jumlatun ismiya ni yóò lè connect yóò tó connect ma khabar tó bá jẹ́ jumlatun fi'iliya ni yóò connect bismi pẹ̀lú orúkọ bismi àti mọ̀ wé kí ní kan àtàtì parí ń bẹ̀yẹn bismillahi oye báyìí àbí kí ni nǹkan tí wọ́n parẹ́ mẹ́yẹn ojú méjì ló lè wá ó lè jẹ́ pé ìtumọ̀ ìta parẹ́ bẹ̀ ni pé abtadi'u àbí bidayati au ibtida'i bismillah ibtida'i bismillah bíbẹ̀rẹ̀ mi pẹ̀lú orúkọ Allah bismillah yẹ kí ló kọ̀nẹ́tì mọ́ ibtida'i bẹ́ẹ̀nà ẹbẹ́ ẹ̀kọ́ ismu ni àbí one way ni another way ni pé adé ní pé bismillahi abtadi'u bismillahi abtadi'u ẹlẹ́ẹ̀kejì yìí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáàmà ń sẹ́kíní náà ma sọ pé correct ìdí ni wípé wọ́n fẹ́ kákọ́kọ́ tí orúkọ Allah síwájú náà ni kákọ́kọ́ dákọ̀ lafzu Allah ká dákọ̀ sẹ́ta fẹ́ sí so ma ní bismillahi akọrọ̀ u bismillahi akulu bismillahi aṣọ́rọ́bù kọ́kọ́ dámọ̀ orúkọ Allah tàbábùrú kan bí i mo fẹ́ kọ́kọ́ dákọ orúkọ Allah subhanahu wa ta'ala tàbábùrú kan bí i wastigothatan bí i oye báyìí àbí mas'ala kan yẹ mas'ala ilẹ̀ kejì wá ní pé bismillahi imamu sáàdì wá ní pé ìtumọ̀ rẹ̀ ní pé abtadi ubi kulli ismin lillahi ni abtadi ubi kulli kí lọ́lọ́n sọ ní kọ̀rání bísmìlá kí ni ismù ṣe mú fúrọ́dù ni kí náà pè ní ismù orúkọ mélòó mẹ́ta mẹ́rin mẹ́fà mélòó ẹyọkan ismù ẹyọkan tí ma ní mọ́símọ̀ orúkọ mélòó lẹ́sọ ẹyọkan ẹ̀ nídákọ mẹ́wàá bùgbà tí Imam Sa'di wá ṣe tẹ̀fsìrì àwọn ni pé ipé kúlù gbogbo orúkọ aláàna sọ ta ni ó ni ibi tó ti ma lo àwọn ìmọ̀ tó ti ń kọ́ díẹ̀ díẹ̀ ní usulul fiqh àwọn kàkíkèkèrè yìí abu muhammad al-idafatu tufidu al-umum so correct al-mufradu al-mudaf ẹgbìyànjú bá rẹ̀ kala ó ṣò pé wọ́n mọ̀ nǹkan tán ṣe kí kan rí sọ ni so al-mufradu al-mudaf yufidu al-umum tí bá lè adọ́fà mufradu ismullahi isu yẹ mú fọ́ọ̀dù ní àbí ó wá jẹ́ mudaf lọ sí ibi lafdhu jalala Allah ayi gbogbo orúkọ Allah náà ń sọ báyìí so ètò ẹni tó bá ní kí bismillah mo bẹ̀rẹ̀ orúkọ kẹ́ ṣe kí bí pẹ̀lú Allah nìkan pẹ̀lú gbogbo orúkọ Allah tẹ́yẹnyẹ́ látòkè délẹ̀ mo fi bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ mufrod ni singular word náà ń pè ní mufrod now mudof o possess kí lẹ mọ́ ń possess and possess and possess possess and possess ẹ̀hẹ́ so tí ma ní pé kitabu zaidin kitabu zaidin kitabu yani mudof zaidin ni mudofun ilayhi tí ma ní pé ni'matullahi ni'matullahi ni'matun mudof Allahu ke mudafun ilayhi so wọ́n ní li anna lafdha mufrad lafdha ism mufrad mudaf fay'um jami' al-asma'i al-husna wo wa ku gbogbo orúkọ Ọlọ́ba asma'ul husna yo ko sínú báyìí ó wá kù Allah afẹ́ mú lafdhu Allah lafdhu al wọ́n ní huwa maluhu al-ma'bud huwa maluhu al-ma'bud wọ́n ní al-ma'luhu al-ma'luhu òun ló lẹ́tọ̀ sí kápẹ̀ ní kó ní àwọn ilahiyat ayé gbogbo òun ló lẹ́tọ̀ ká da ojú ìjọsìn kọ so ìtú ẹni pé Allahu eh bí máa náà yé almaluhu aw alma'budu tàbí ìrọ̀lẹ̀ kí náà kí ni Allah ó ni Allahu almaluhu aw alma'budu <clears throat> li ifradihi bil ibada onìkan ló lẹ́tọ̀ sí kíyàmọ̀ sí kíni kíyàmọ̀ jọ́sẹ̀ fún ìyẹn gbọ́dọ̀ gbé ìjọsìn Allah fún ẹlòmí àti bẹ̀rẹ̀ ṣúkọ́tùl fàtíà kí láfi bẹ̀rẹ̀ at-tawhid bóòlà àwọn yẹn sí wá ń ka fàtíà lè nìtẹ́ ìṣẹ́bọ̀ pẹ̀lú Allah bismillahi nìkan tó ń ka gan tawhid ta ma yọ ń bẹ́ ìṣẹ́ kékeré fakayif an bi Allah kó sọ wá naam <clears throat> limadha kí ni reason tí Allah ibada wọ́n ní lima tasofa bihi min sifatil uluhiyya ìdí ni wípé Allah ní àwọn sifat àwọn ìròyìn ìlẹ́tọ̀ sí ìjọsìn àwọn ìròyìn ìlẹ́tọ̀ sí ìjọsìn léyìí tí wò ní fi rububiyyati Allahi azza wa jal Allahu káwọn lẹ́tọ̀ sí ìjọsìn ṣe mi tí ń dá kankan ṣe wòlíì tí ọ̀dá kankan ṣe ṣe gẹ̀ tó ń pè ń ṣe tí ọ̀dá kankan sóhun ló lẹ́tọ̀ sí ìjọsìn ni àbí Allah yìí Allah ẹ jẹ́ ká túbọ̀ sí another agbárin mi níbi asma wa sifat àwọn asma wa sifati Allahi azza wa jalla ó ń tọ́ka Allah nìkan ló lẹ́tọ̀ sí ìjọsìn ó ń tọ́ wa ni Allah nìkan ló ṣe kí ni ló lẹ́tọ̀ sí ìjọsìn kí ni dí ìdí ni pé Allahu oní àwọn olóní àwọn asma'ul husna wa sifatul kamila ti bá ní pé al'alim kí ni tún al'alim èyàn tó ní ìmọ̀ tí ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ kíríká gbogbo nǹkan èyàn tó ní ìmọ̀ ìmọ̀ tí ya ìmọ̀ kan gbáwájú rẹ̀ ìmọ̀ tí ìgbàgbé ò lè ìsẹ́rí wá bá ìmọ̀ tí ìfọ́núfọ́ra ò lè wá bá ó ní al'alim ṣe wọ́n ní ìwọ́nà ní ilmù àbí bọ̀ ṣe ilmù rẹ̀ dà gẹ́gẹ́ bí ilmù Allah so wà lẹ́tọ̀ sí ìjọsìn báyìí tàbí ẹkọ́ kámọ́ jọsìn fún àṣẹpá Allah nìkan ló láwọn àwòsọ́f léyìí tó mọ́ ń necessitate káṣe kí ni ká jọsìn fún kò sí ẹlòmí tó tún ní àyàfi Allah subhanahu wa ta'ala wọ́n ni awrahmanu rahim bismillahi rahmanu rahim abrahman bismillah abrahman rahim ilafẹ́ ṣàlàyé báyìí wọ́n ni ismani dalani ala annahu ta'ala zubu rahmatil wasi'atil azima aburahman àti aburahim rahma ni méjèèjì ṣe kíni ló ń tọ́ka lé lórí ó ń tọ́ka lórí pé allah subhanahu wa ta'ala ó ní zubu rahmatil wasi'ah òun lọba tó ní àánú tó fẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ dáṣe lè láàánú tó àánú rí olè ìfẹ́ tó àánú Allah subhanahu wa ta'ala náà fi mọ́ ní pé àwọ̀rahman àwọ̀rahmatu al'amma ta'ummu jami' al-khala'iq àwọ̀rahim ló fi jẹ́ pé kí ní kàwàtà gbùdọ̀ wá nóòtì níbi rahma Allah ṣe gíta bá ń sọ̀rọ̀ nípa àwọn asma'ullah wasifatullah ẹmọ́ ma kò tọ́ fún mùsùlùmí kó ma píkṣọ àwọn orúkọ àtàwọn ìròyìn Allah bí pé ròyìn ti ètèyàn ni ẹ́ nítorí tẹ́bọ́n sọ báyìí ká àánú ọlọ́ọ̀bá fẹ́ àtúmọ̀ hadithi wa gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni hadith annabi muhammad sallallahu alaihi wasallam ta nabi n sọ wípé qasamtu rahmata sab'in gbogbo rahma ọlọ́run pín sí 70 ẹyọ kan láàrín ní gbogbo lẹ́yìn ẹni yàmọ̀ òkè à ah, bóòlọ ló sì wá fi wọná táwà sí gbórí ń bẹ̀ ìmúká àwọn ọlọ́ọ̀bá fẹ́ so yóò wá gbákanjẹ pẹ̀lú bẹ́ẹ̀ kò wá nímọ̀ pé inna Allaha kadhalika shadidul iqab ilé wa very important kí yẹn wò kí a mọ̀ yí pé ẹlúmọ̀pá ẹnìkẹtọ̀ kí ní fún ẹgbà bóòlù olóò sí fún àwọn yóò àmọ́ wò wá lápadà yá à yóò padà sánúwa náà ní hmm. padà sánúwa ní kílẹ̀ ní ẹkó sí yẹn àbúntùmọ̀ ìnà kílókó sí kílẹ̀ ní ẹkó sí gangan ah, kó sí Ah, ara ìtẹ́jìmọ́ tẹ̀ṣbí kí ní ẹ̀ ara nǹkan mẹ́kẹ́ sọ kọ́yìn ara kílẹ̀ ni ẹ kílẹ̀ rúbí ẹni ẹ gbára lé tó fòrò bí a tọ́lọ̀ bá fi wá wọná tó ti gbé ẹni pẹ́tẹ̀yìn tó wá kú lórí ẹbọ yóò wọná ẹ̀wọ́n wá kú lórí ẹbọ yẹn tó wá kàdà yá olóòkàdà fòrálẹ̀ náà ni kí lóró ó ní òkú kò jẹ ní ilẹ̀ wọ́n náà ara nítorí ọ̀rẹ́ sọ ẹ ti fẹ́ gbàdọ̀ ẹ̀ tí wá padà ṣe ara kò fi ẹbí filẹ̀ àsìkò ẹ́ kílẹ̀ pín ara ó kọ́sà rahmatullahi ala rahmatil alkhalik kọ́sà rahmatal khalik ala rahmatil khalik tẹ́yìn bá sẹ̀mí bá gẹ́gẹ́ bí ọmọ èèyàn ẹni wá sẹ́mí gán mo ti wá lúlúlúlú ojú rẹ̀ ti wú gbogbo rẹ̀ ti fẹ́ dẹ́ ogun ti fẹ́ pa kí ní padà sí ní sáà máa lọ nkí ní sáà máa lọ àti wá ẹdọ́kun ẹdọ́kun ẹsàn ẹdọ́kun ẹpẹ̀lẹ́ kí ó sì mọ́ sojú àánú ọ̀rọ̀ náà nù ó rù bí a bí alánàṣẹ́rí ni kò mọ̀ Allah bá tó ní rahmani ó sì tún ṣe gbére nù náà kò sí tako rahma ó farabalẹ̀ sí gbére inú náà kò sí tako rahma kí ní ẹ̀ tí yí báyìí àbí so ẹ má kúlọ́ jẹ́ pé kí náà gbé èyàn kí ń kọ́ sa àwọn asma'ullahi wa sifatuhu ala asma'il khalq wa sifatihi reason ni ní kamalu ni ọ̀dọ̀ ní pípé ni àwa láàánú àánú wa náà àbùkú wa ń bẹ́ àánú wa mọ́fà àmọ́ fàánú kó bá yàn ọmọ tó yẹ kí n bá wí níwà ní mo káànú rẹ̀ ìwà ní bá wí ọmọ wà bà jẹ́ wípadà wá jíjàkújà ṣé àánú kẹ́lẹ́kọ́ ní ẹni ṣé àánú yẹ bàǹkẹ́jẹ́ àbí bàǹkẹ́jẹ́ ó bàǹkẹ́jẹ́ ibi but Allah subhanahu wa ta'ala àwọn ìròyìn rẹ̀ àti àwọn orúkọ rẹ̀ ìpìlẹ̀ ní pé nǹkan tó pé ni kò tẹ̀ sí nǹkan kò sí àbùkù tó lè ṣe kí ni o tó lè bá náà wọ́n ni allati wasi'at kulla shay'in wa ammat kulla hayyin wa katabaha lilmuttaqin almuttabi'ina li anbiya'ihi wa rusulihi fa ha'ula'i lahumur rahmatul mutlaqa wa man 'adahum falahum nasibun ṣe wá rí àánú Allah yìí Ọlọ́run wá kọ àwọn ní àánú ọlọ́wọ́ ọba al-mutlaqo èyí tí ó unrestricted rahma ló jẹ́ pé gbogbo nǹkan tó bá àsọ́bà mùmí ní wallahi khairun tó bá mọ́ ronú dáadáa o lọ́rúnú tó àtọ́tí àsọ́bà rẹ̀ ronú padà sẹ́yìn wọ́n nǹkan tó ń tọrọ ní 10 years ago wá wọlé ní pé sí tó ẹkébí tó years ago tọ́lọ̀wọ̀ fún ọgbà sí tó bá nílé ní sówà lórí ìsìtẹ̀ kan ronú mithal kan eh ìgbà kan mọ́ tọrọ kí ní yóò tó ẹkí mo ti ní gbà sí wà ní tún wà ní sí anúkọ́ yẹn bọ̀gbà ìwọ́n mọ̀ sí pé ah Ọlọ́run mo sì fẹ́ kí nífà Ọlọ́run mo fẹ́ kí nífà pọ̀tẹ́ kí bí Ọlọ́run ti wá fún wọn gbà ń pẹ́ ìsáàjá sànú rẹ̀ torí pé àánú tí ẹ ló ní kíní ló ní nùksọ́n àánú Allah kò ní nùksọ́n wáwọn nǹkan míì tó ti bọ́ nínú ṣàdáìjì wá wo bí táwọn ìnira yẹ padà wá gbé ọdé lé ní nínú kí bí á ìnira lọ́lọ́run fi jẹ́ kó strong alalhaq fahimta shay'an ìgbàtí kí ní ẹ̀dẹ́ ìṣẹ́ owó nǹkan kí ni mo á ṣe kí ọlọ́sẹ̀lẹ̀ Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi bọ̀ lẹ́nì gbọ́lọ́ padà ọjọ́ sí kàn ronú padà kàn ronú sẹ́yìn díẹ̀ wà fi anfusikum fala tubsirun èyí báyìí àbí náà so àánú Allah generally ó wà fún ẹgbẹ̀ náà hmm. sab'in àánú Allah subhanahu wa ta'ala sí ibáyìn àbí wọ́n fi ń sọ bí àánú alábòsí kí ni o bú ṣe fẹ̀ tó ní ló fi jẹ́ pé ìmọ̀nà èyàn tó bá mọ̀nà wallahi lórí àánú Allah subhanahu wa ta'ala ni kódà ọgbọ̀n kàtí ń ṣe láyé lábẹ́ pé àánú Allah subhanahu wa ta'ala ni náà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni hadith nípa pé kíran gbé ok mbọ̀ ìfilẹ̀ ẹwà lọ́mọ wọ́n fẹ́ ìdá nínú àwọn principles àwọn ìpìlẹ̀ lè tó ṣe pé ìpanupọ̀ wà lórí rẹ̀ lọ́dọ̀ àwọn salaf lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ìsíwájú àti àwọn àgbàlagbà afá nínú al'umma ta wáyí al'imanu bi asma'illahi wa sifatihi onípa gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn orúkọ Allah àtàwọn ìròyìn rẹ̀ wa ahkami àdájọ́ sifat fayukminuna mathalan afẹ́fún example àwa mùsùlùmí gidi tó ń tẹ̀lé súnnà àwọ́ wà nígbàgbọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí annahu rahmanun rahim ipi allah aburahmanu ni àbí aburahimu ni zuwu rahma orúkọ ni aburahmanu àti aburahim àbí a máa gbàpọ̀ kọ̀yẹ́ tí wọ́n níròyìn nú their names alaysa kadhalik but they have attributes in them orúkọ ni abdurrahman kìkín ṣe leysat asma'a mujaburada kama takuluhu al-mu'tazilatu a ń gbà pé àwọn mu'tazila bí a kákà fi bẹ̀rẹ̀ kákà fi yà kínkíní lọ sí bí àwọn at-tawa'if al-kallamiyya bẹ̀rẹ̀ látorí Jad bin Dirham Jad ó mú àkídà àkídà lọ́dọ̀ ibi tí áṣùlù àkídà rẹ̀ padà sí ọ̀dọ̀ àwọn yahudi ni ṣe yí báyìí àbí àkídà rẹ̀ kí làkídà rẹ̀ òun náà ni àkídà yí pé kágbà pé Allah subhanahu wa ta'ala kò lórúkọ kò dẹ̀ṣẹ́ kíni kò níròyìn ìdí ni wípé tẹ́ bá ti lé lólókọ àbó a sì pẹ́ ń yẹnu a sì pẹ́ ń daniel gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àṣẹ́kùbọ̀ àwọn kínápẹ̀ metaphysics Aristotle àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn Socrates àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn philosophers àwọn Greek philosophers ó ní wẹ́kẹ̀ tí Aristotle kọ̀tán pè ní metaphysics àkídà tó wà ní ìwé yẹn àkídà James of metaphysics àkídà ẹni wípé ó ní Ọlọ́run bá tó ń jọ́sìn fún òwò it is not a matter it does not occupy space. It is not inside the universe, it is not outside the universe. Mbọ́lọ́wọ́. Ìgbà tó wá ròyìn àwọn ọlọ́ tó ròyìn ọlọ́ọ̀bá ti ẹ̀tán, ó kàdà wá kílẹ̀ pé ọlọ́run ọba tí Aristotle eh, àtàwọn ọmọ yàrí bí jam àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tán jọ́sìn fún aláàdámù they are worshiping nothing kò sí wọ́n sí kankan nefman ní pé àwọn mọ̀ àtìlá ya'buduna aláàdámù والمشبهة يعبدون الصنم àwọn mọ̀átí lẹ́wọ́ àwọn jamiu sọ̀fán yàbùdúnà láàdẹ̀m àwọn kan sí nothing ni àwọn tán sọ pọ́lọ̀ ọba bí èyàn náà ló náà ṣe rí yàbùdúnà rèéṣ asọ́nàm òsàlàwọ́n jọ́sìn fún ti wọn so jabin derham òun ló wà ní mẹ́tàbí wọ́n padà pa lórí àkídà burúkú ẹni jamiu sọ̀fán òun ló wà bá fún àkídà but due to pé jamiu sọ̀fán náà sọ̀rọ̀ وروجه ونشره وانتصر له نسب إليه فصاروا جهمية جهم بن صفوان olóń sọ wípé law wajadtu sabilan li haqqi hadhihi al-aya la haqqaqtuhu aw la haqqaqtuha ó ní áyà tọ́lọ̀ ní sọ pé ar-rahmanu ala al-arshi istawa tí ń bá lágbára àti pààyà rẹ̀ ní ìṣẹ́ parẹ́ <laughs> ẹ̀rù kí èyàn ya ọ̀daràn tí ń bá lágbára àti parẹ́ ìṣẹ́ kí ni wọ́n parẹ́ eléwó ma jẹ́ tẹ̀sídíkù fọ́rọ̀ tọ́lọ́run sọ ní Kùránì pé tanzilun min azizin hakim la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfi tanzilun min hakimin hamid ọ̀yẹ́ báyàbí ọlọ́ni inna ó wù àwọn bídà káwọn náà pààyà rẹ̀ àmọ́ wọn ò lè rí parí ló jẹ́ pé wọ́n rí wíṣe tahriful lafz kí rẹ̀ wíṣe tahriful ma'na jami sọ fún lọ òun gbàgbé ọlọ́run olókọ kò ní ròyìn lam yattakhidh Ibrahim khalilan wa lam yukallima Allahu Musa taklima oye báyìí àbí tọ́yẹ̀ so lẹ́yìn gbáyẹ àwọn Mu'tazila dé àwọn Mu'tazila dì same àkídà làwọn náà ni àmáhàn tún dọ́gbọ́n sí díẹ̀

so al-rahman oní ẹni al-rahim oní ẹni al-malik oní ẹni al-salam oní ẹni kìníkan àwọn àṣáyírọ̀ dé àwọn àṣáyírọ̀ ní àwọn ògbà orúkọ àwọn láwọn gba orúkọ àwọn sì gba ìròyìn àmọ́ táwọn gbà yẹn wọ́n gba ìròyìn díẹ̀ wọ́n gba gbogbo ẹ̀ díẹ̀ tó tó wá gbà yẹn mọ́rù bóyá príncipù sàlàfíà ní gba díẹ̀ yẹn o wọ́n gbà pé díẹ̀ táwọn gbà yẹn méje yẹn àwọn làwọn sifatun akliyah ọpọlọ láàfi sí rin láàfi rin lẹ́wó ló fi jẹ́ kí mọ̀ rògbé oní bídíà náà ń sọ tó ní súnnà ń sọ kọ wá rògbé a the same principle ló gbíọ́n débẹ̀ alijọmọ̀ sọ kankan ọ̀tọ̀tọ̀ ní tó gbíọ́n kálùkù débẹ̀ o àwọn súnnà gbà pé ọlọ́run sọ pé wọn ni alalim alhayyo alkada wa kada afinrinlẹ̀ aṣáàrí ní pé kìí ṣe nítorí pọ́lọ̀ sọ ló fi gbà o nítorí pọ́ bá láàkáyò mú ní o lè annal akla indahum huwa al-umda di ni pé làákàí gangan ni pìlẹ̀ lọ́dọ̀ àwọn àṣàyọ̀rọ̀ bóò ni yóò ṣe gbọ́lá fún làákàí àbúfù Qur'an kí ni nǹkan tí làákàí wà fún làákàí wà fún lọ́nkẹ afala ya'qilun làákàí wà fún pé kí n ka bismillahi rahmanir rahim ìtíṣẹ́ làákàyè kìí ṣe pé nígbé kí n fi làákàyè ṣe tàṣíìsù áò tàṣíìl abadan làákàyè wà kí n fi gbọ́rọ̀ lọ àtọ̀rọ̀ ànẹ́bì yẹ kó sì yé mi kí n sì tẹ̀lé ni oye báyìí àbí so àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú àwọn báwọn ènìyàn ṣe wá so lọ́dọ̀ àwọn mùmìnì àwọn kí Allahu wa Aburahman orúkọ ni àbí bọ̀ ó ní ròyìn àbí ò ní ròyìn yẹn so a ni zuwa rahma èyàn tó ní àánú tó ní rahma wọ́n ni al-muta'alliqatu bil marhum àánú tó ṣe pé in kan àwa ẹ̀dá fanni'amu kulluha atharun min athari rahmatihi gbogbo nírìmọ̀ tẹ́yẹnyẹ nínú àwọn athar àwọn orípa àánú Allah náà wa hakadha fi sa'iril asma' gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì wá sọ ní gbogbo orúkọ wọ́n ni yuqalu fil alim tí wọ́n ni Allahu alim abu tí wọ́n ni alim orúkọ ni àbí ó ní ròyìn àbí oníròyìn kí ni ròyìn yẹn kí ni ẹ̀sán lágbọ́ sí wọ́n lè pè bàbá àti ẹni fàyàkínà ń gbé fàkíhùn bí ọ̀gọ̀ ní bí láàgínà á olóhun bàbá rẹ̀ o àmúkàmọ́kùnlówó ákílùn bí láàkílín o ń láàkáyì ni ní láàkáyì nígbàtí bá wọ́n àgbà padà ó yá gbà mọ̀kà tó gbà padà ní ṣe yí báyìí àbí ẹfìnà pé kíná pé ala inna jahman kafirun bana kufruhu wa man qala yawman qawla jahmin faqad kafar laqad junna jahmun idh yusammi ilahahu sami'an bila sam'in basiran bila basar ọkùnrin lágbàwò òkùnkàn ló wọlé fa ó kàn ní ni wọ́n ni à aláìnà jahman káàfihùn bá nà kúfùrù kéfèrí lélẹ̀ tẹ́wọ̀ yóò ọ̀dára yẹn ni ó àmín ni ó àmín kàfàrá yìí bó ṣe rí láti ìgbàtẹ́sì fi ń jẹ́ ẹ̀sìn kódà kò jẹ́ àmín àpẹẹrẹ ẹ̀sìn ó sì wà láàrẹ kìí kó wá jẹ́ àmín because àwọn èèyàn káwọn pàkọ́ tọ́bákọ̀ lámà jẹ́ àwọn tọ́bákọ̀ tó lòrò lámà àwọn mọ̀ṣáyì àwọn tòlábùlù ilmi náà <laughs> aṣọ́láwọn dàgbàjá ti láàrin bẹ́ni àbẹ́ẹ̀kọ́ àwà aláwọn amatunas láwùjọ tó bá lálàáfíà gbogbo tàà ń sọ yìí in tí ò pàwọn sáwọn amatunas ni amíkà lè jẹ́ pé amíkà lè má lè ṣe lẹ́kṣọ́ ó lè mọ́ bọ̀ ó náà máa wọn tẹ́ ń sọ yìí amọ́tù náà zìbí dára àwọn èèyàn kójọ bí ìtìrì ọlọ́ọ̀gá ọyẹ báyìí àbí Wallahu musta'an tẹbá dé bí tẹbá dé àwọn ẹ̀kẹ́nàgbé kọlọmbà sí dada fún mọ́lákàtù Arabia ti Saudiya wa ulama'uha wa hukamuha àwọn tó sì ń gbìyànjú àti wóòlù yẹn kọlọmbà wa fojú wọn gbólẹ̀ tí ó fi gbó fi gbólẹ̀ kọlọ̀ fi gbólẹ̀ kó wá bó kó mọ́ sí sì sọ pé àwọn amatu nas yóò khayrun minni wọ́n kí wọ́n ní pé tọ́lìbì lè mìí wọ́n ó wà ara wọn ámọ́tù náà sọ́wọ́ ni haula hiya khairun minni kò sẹ́mọ̀ tí ó bọ̀ jíyàn tó fi sọ bẹ̀ fún ààrẹ oye báyìí àbí àwọn ámọ́tù náà sọ́tù wà mọ́sílásí bí 30 minutes before sọ́lá yẹ kọ̀rọ̀ òun al-Qur'an mo náà rí ti kí sọ̀rọ̀ fáwọn ya kan fi Riyadh mọ́sílásí kan tàti mọ́n kírun ní opposite mo wá ń ka sọ́rọ̀tù bá kọ́rọ̀ jọ yìí mo kírun tàbí mo kẹfẹ́ sáré ṣe mọ́rọ́jà jẹ mo sáré àbáyẹn jókòó àgbàlagbàfá wọ́n sàgbà báyìí sà sí báyìí wọ́n sà sí báyìí èmi mọ́ ọ̀ká ah, tí ní ìṣẹ̀lẹ̀ wẹ́ ah, èmi kàn bá láìfì tí mi lọ ẹ̀mà gẹ́gẹ́ èyàn tí ó èmi kò kàn kálùkùn bá ti rọ ní mo kàkà bí kan mo ṣe mistake báyìí wọ́n ní là tọ́ àpọ̀ èmi ò mọ́ mo rò bí èmi nìkan mo ń kà ní asọ́ àpọ̀ wallahi mo padà ká close to 12 15 pages fún àbáyìí bàbá ẹ̀dẹ́ ń kọ́ rẹ̀ tàwọn àtọ́wù agbẹ́lá wọ́n sọ pé ṣe mọ́ sí ká ní ṣe mọ́ ikọ́ ní ọpa òkè bẹ́ òkè òkè náà wá sí wáṣí wáṣí èyí mọ́ padà ní pé bàbá ẹjẹ́ ń du ẹ̀dá <laughs> a ní kílásì wà ilá bàbá ẹ̀yẹn ṣe tán àti pé ẹ kàbá kọ́kọ̀ tán mú sọ́gbà bó ṣe lónà nìyí ìtò mọ́ fún pé bàtú bàbá ẹ̀ padà sùn lọ for a while ọkà tún tají padà ní ah, bàbá ẹ̀ sùn ẹ̀dá wọ́n pè ámọ́tù nọ́ọ̀sì sí mi olèmọ̀bákọ́rọ̀ ámì olèmọ̀bákọ́rọ̀ ní kún fún aláwọ̀ ganan kàlájọ kún fún kún fún aláwọ̀ ámì tí ó lè kafátíà lálàlálẹ́ tẹ́lẹ̀mì bá ń kí mú báyìí inú sì mọ̀ ọ̀rún ọ́ ẹwà ah! rí sí àwọn àfá ipá àwọn àfá bí i ṣiṣẹ́ wò in tó fún ní pé ó wá díjọ́ kejì bàbá bómi ní kọ́stọ́mà wá di pé ikọ̀ ah, ẹ̀dọ́kà ní kílásì báyìí láńsà marathon class kan tó gùn díẹ̀ wà láì fún bí ọjọ́ mẹ́rin tí mo kásàkàrà lẹ́yìn ìgbà yẹn ojúgbọ́n kò síwájú àbáyé orí mi tí wọ́n níbi pé ó yá káka Kùránì jẹ́ ká Kùránì àmì ẹ̀tí yàtọ̀ láàrin Nàìjíríà ti Saudi àbáwọn <laughs> yàtọ̀ tó láàrin tawhid wa shirk ni kí ló galaba lọ́dọ̀ tí wá ń bí ẹbọ o ní rí ma'alamun min ma'alimi shirkiya fi tilka daula o lè rí bí abọ́fẹ́ ma abọ́fẹ́ jẹ́ wípẹ́fẹ́ ma sẹ́bọ́n bí ni o lè rí abadan ta àbí in fojú kan sàárì kan àfi bàkíyà uksim billadhi la ilaha ghayru in fojú kan sàárì ẹyọ kan bá àfi bàkíyà tí ẹmọ̀ kí ẹmọ̀ sàárì kan ni wọ́n ṣe mistake sínsẹ́gbẹ̀ẹ́lé má ṣe mistake sí sẹ́gbẹ̀lé ìjọba ó ṣe mistake wà gùnkún mẹ́ ọkàn yóò balẹ̀ pé ìlú yínkọ́ wọ́lá so yẹ máa yàbí so in tí wọ́n fẹ́ lè fa ni pé àwọn basic things a ti wà ní kílásì pẹ̀lú Sheikh Gani tí kàmú àwọn tán jẹ́ àwọn amọ́tún na tó pé wọ́n wá fún kílásì bàbá ní pé ìtàmànà olóòlẹ̀ ni yóò wọ́n pàkì mọ́tò wọ́n dẹ̀ wá sí ilé wọn fún dáris awaka òṣèlú sẹ́rù òṣèlú thalatha débìkan wọ́n wá

gbogbo sì ní hmmm kó ní ìmọ̀ ah. ṣe ilé lẹ́nkì ni a mọ́tún náà tó bá dé bí ẹ́ <laughs> eh? kàtàlì lọ́rọ̀ Sheikh Fawaz ó ní kanú àwọn ọkùnrin hollywood hollywood ní pẹ́gbọ̀n eh, mẹ́mọ̀ àbúrò mẹ́mọ̀ hollywood ṣá alọ́mọ́ kàtíràn lè báàbù kínúkì alẹ́tìsọ́n bí súnà nínú súnà nàbí dáwùd ṣẹ́rù ṣe kàmàdà najmi alẹ́mọ́ka tafsir an ka tafsir ṣúrọ̀ ń bàtà ṣe wọ́n bẹ̀ so àbáyé jòkó àwọn Sheikh Fawaz àwọn ọmọ wọn mọ́n ka tíra yẹn àwátàwà ń bẹ̀ <laughs> ah, náà wà náà ṣe kìnnà wà náà jòkó so tọ́mà bàbá ni kí hamilton nurse ah àfáàní ó jẹ́ pẹ̀lú standard tí wọ́n mi bí àfáàní ó jẹ́ àwọn ń sọ kí ní kàjọ́ kí wọ́n ní pé àwọn rántí pé àwọn ti ka ọ̀rọ̀ yẹn ní pé àwọn sọ pé èmi mention pé ike Imam Ahmad ń sọ pé eh, kí náà ń pè zuhad min ahli al وقبر الزهاد من أهل البدع حفرة من حفر النار sàárì àwọn ẹlẹ́sẹ̀ ní àwọn súnnà wà láì àbàtà nínú ọgbà nínú ọgbà ìjẹ́nà sàárì àwọn tán láwọn ń sin lọ́wọ́n tán bẹ̀rù Ọlọ́run nínú àwọn bídá iná kan nínú náà bàbá ní pé náà ni àwọn ti ka ọ̀rọ̀ ẹ̀rí nígbàtàwọn fi ń kàtíra Ibn Qayyim kan bẹ́ẹ̀ mẹ́ríkẹ́ bẹ́ẹ̀ ní kí ọ̀rọ̀ yẹ asùn ọ̀rọ̀ Imam Ahmad ló sọ bẹ́ àwọn ibùn kan yà tí mú tèmi àkàṣe kí ni àwọn náà kọlá bóòlù bàbá ìsẹ́ ma pé ibùn kan yìí kan wà ń bí kaná cave bóòlù sọ pé ibùn kan yìí àti mú tèmi àwọn bí kan ẹwà kí náà pé ẹ̀rẹ̀ atharu àgbọ́yé pé kí náà pé kí ní kan pẹ̀lú àwùjọ ni pé ẹ̀rámì bọ́ sí láwùjọ kí ní pé individual èèyàn ló ń bídá but atharu bídá ti bò wá bọ́lẹ̀ di same de pé tẹbá débẹ̀ ẹ̀nà kìí ṣe kẹ́bọ̀ náà lóní súnnà wà áfàbù súnnà padà ború kálùkù mọ́lẹ̀ náà in tí mọ́ ṣẹlẹ̀ yẹn mọ́ṣíláṣí ilé súnnà náà lórí bẹ́ wà sí tẹ́lẹ̀ oṣe súnnà náà ni ọ́sọ̀ kójú àti oṣe súnnà náà ni ọ́sọ̀ tákàdá wọ́n padà mọ́ sọ súnnà náà ni ó rọ́gbẹ̀dá súnnà súnnà súnnà àmọ́ bí ìlàsùlù kówó mi ló ń bọ́ bí níbi mọ́lúdí elé mọ́lúdí elé sáwí elé àgbákò elé ọkà sàárà kíníkà kìnìkan ìtú ọlọ́mọ bá kàkiri nù in tó bá ti padà lékè láwùjọ ó ní máa affect àwọn èèyàn generally láfibọ̀dọ̀ wá bí ó ṣe pọ́mpù mọ̀ sáwùjọ wa ṣe báyìí àbí so wá ń bí allah wọ́lá nǹkan pọ̀ kódà mi àwọn káàtẹ̀ pé yòkà tún mi nǹkan tún rántí máa báyìí pé nínú àwọn examples pé wàláhì àwọn èèyàn gidi sí ń bẹ lórílẹ̀ ayé àwọn èèyàn gidi sí social media ó social media eh Saudi Arabia is now Eh, one can kí n tó lọ mọ́ fídíò kan ẹni pé Saudi Arabia is now changing it is now getting secular eh, eh, eh, mọ́ bọ̀ wábẹ̀ wọ́n mọ̀ kó wà so fundamental nígbẹ́ you know, they are now they are also they are also they are also yes kò síbọn àtàgọ́ yìí kàkọ̀ sí ẹni ma dé bá wọn dí tó báyìí tẹ̀ sí generally so orí ìlú tó bá sí wà bídó ẹ̀ṣẹ̀ gidi sí ah ó tọ́ka ló pẹ̀lú ìlú ẹ̀rẹ̀lú dàgbà ayé pẹ̀lú western western kí láyé pé western eh, influence àti gbogbo ẹ̀báyẹn kan sì tún remain tí bá sì wáyé till now wọ́n tọ́ka ló gbẹ́lú ẹnkọ́ wọ́n gbìyànjú ni wà fihi khayrun kathir nas'alullaha ad-dawam ala hadha al-khayr naam so wani so inṣáàlá la'allana am nakifu inda hadha al-hadd fima yata'allaqu bi ish bit-tafsir a tẹ̀síwájú ní jùkú tó bọ̀ inṣáàlá so a kàrí sàlàyé الرحيم